أأمان الذين في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون خيرا أولئك حبطت وأمالهم فلا يقيم لهم يوم القيامة وزنا ذلك جفاؤهم جأنم بما كفروا واتبسوا مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عمله صالحا ولا يشرك بعبادة ربه أحدا شافي سلمنا Ìjọ́ ìjọ́ ìjọ́ ìjọ́

بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عليم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الرجيم بسم الله الرحمن الرحيم الله الله الله الله ẹjá pẹ̀lú àwọ̀ Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Samadu Allah. Allah, Allah, Allah. Ẹjọ́ Allah Allah Allah. Allah. Allahu Samadu Allah. Allah, Allah, Allah. Àwọn ẹ̀rí dé Allah. Allah, Allah. Ẹjẹ́ bí i ọmọ Allah. Ọlọ́run òpé méjì ọmọ. Àwọn ẹ̀kùn lẹ́rú Allah. Ọlọ́run ọba òbí mọ́ ẹni tí òbí rú Allah. Ọlọ́run ọjọ́ ẹni. Allah, Allah. Ọlọ́run ọjọ́ ẹni. Allah, Allah.

ìkẹ́ aláàlá ìfìsílẹ̀ aláàlá àmójútó aláàlá Ọjọ́ ìpájẹ̀ kó ń lẹ سيري يا سيري الله لا تفعلني الله واجعلي أموري الله سلامي الله ولا تعذبني الله ما شاء الله لا قوة إلا بالله iṣẹ́ tí àwọn bàbá ìmáàmù tò ní bàbá Aminullahi àti bàbá Jánásì àti gbogbo àgbààgbà mọ̀lẹ́bí tí wọ́n ní ká ṣe tó pé mi náà jẹ́ kan lọ àwọn ọmọ àti bàbá tó lọ bí agége ni wọ́n bí wọ́n sí wọ́n tí bàbá ń bẹ lágége arítà wọn pa nítàn rí ẹjọ́kọ́ rẹ̀ àríta bàbá yìí pa nípa ìwà rí arọ́rọ̀ bàbá yìí sọ nípa ọ̀rọ̀ rí tí gbogbo aná lápadà dọ̀rọ̀ lọ́la ọ̀rọ̀ tá bá dà lọ́la òní láti sọ kalẹ̀ iṣẹ́ tá bá ṣe lọ́la òní láti ṣe kalẹ̀ jẹ amọ̀ránṣẹ́ ní ilé nínú jama'a markaz lẹ́yìn sheikh adam ọdí aláwọ̀ ta alẹ́ anihò wa anihò máa wa anihò jami'a amen bàbá tijani bature yayi gbogbo ẹ̀lú kó sán ọlá wọ́n yáyì lẹ́wà wọ́n yáyì níwà wọ́n tún yáyì lẹ́sìn bá sọ́tọ̀ fil àmọ́ wọ́n mọ alùkùránì kíké tó pọ̀ máa sọ alùkùránì kalẹ̀ wọ́n sì pa ìta ara wọn fún mi níwọ̀n bá ṣókí torí wọ́n fẹ́ràn àwọn ọmọ kéékèèké pọ̀ wọn máa wá mi wálé dáadáa aláwọn fẹ́ kíú àwọn kíú àwọn ah. òsì kọjá kíú wọn àti ìwálé lára ń gbà àyè àgbà òtí kàn wọ́n nítorí àìbá máa iṣẹ́ ti bàbá àwọn fẹ́ káwọn ó ṣe láti kéèké ọlọ́nkà ní káwọn ìyà télọ̀ táwọn máa rán sọ ni iṣẹ́ ìwọ̀n làwọn ṣe lọ Ghana gẹ́gẹ́ bí ìtàn tí àáfáà wa palẹ̀ kan àáfáà tó ka lárúbáwá ni àti gbogbo fi táwọn dé ṣọ́rọ̀ ọ̀dọ̀ àáfáà tó bá rí àwọn wa ní ẹni ọlọ́run ní ọkàn múra sówò wọ́n ní kọ́nà àwọn ń bẹ ní Ghana kí àwọn aṣẹ́wà dámọ́ tó dé Ghana nígbà táwọn àwọn Ghana àwọn ń ṣiṣẹ́ ní bàbá aṣẹ́wà dámọ́ dé Ghana ní gbogbo ilẹ̀ rọ́gìnrì pàfà kan dé ọmọ lọrin làfà náà gbogbo tíjà àfà Ghana lọ́tọ́ síbẹ̀ àwọn onírò ìfúnmi jọ́nà pé àwọn agọ́ síbì kan mọ́lọ́lásí ni wọ́n aṣẹ́wà dámọ́ débẹ̀ ni wọ́n tẹnubọ̀ wà láásùrí innal insana lafi khusr wọ́n lè yẹ́ olùkó òyìn ọ̀gbọ́ kéwú láyé ni wọ́n ní àwọn arúgbà ah, ẹnìkan ọlọ́run tó ṣe báyìí fún wọ́n tó wá pìtà bá ti dọ́rọ̀ sí Ibrahim Kola Ibrahim sẹ́kùn Ibrahim yes lọ́dí Allahu ta'ala anhu àti gbogbo àwọn afá àtàwọn bá lò àwọn àrípá àwọn òsì múra tó àwọn jẹ gbèsè kí ń dákun kọ́dà bó jára fi kan sáà bá ti ráyì kájọ máa sọ tọ́ àbí fún ilé àfá àti ọmọ ọlọ́tẹ́ àwọn ọlọ́run àmọ́kọ̀ dàbí kémi àwọn jòkó ń sọjú kan sí kejì àyè mọ̀ bọ́lọ̀ ń bá láyé àgbà kan àwọn àwọn ọ̀fẹ́ disappoint àwọn tó bí àwọn níjọ́nà lọ́hùn gbogbo tó wà lò lágége ààrí wọn gbọ́ sáburú bàbá sí fáìlì gbé sí ayé wọn àkànkẹ́ kí nǹkan bẹ̀ àwọn pẹ̀lú àwọn bàbá wa ní àtàtàmbì tí ó yàáyá ọlọ́mbà kẹ́ gbogbo wọn àbáwọn Yúsúfù àtàtà ọlọ́mbà kẹ́ wọn bàbá wọn gbáyì láàrin yìí náà ni alájíwá Ibrahim ọgbà yìí nílé ọkànbẹ̀ ilé kótó ilé kótó ọlọ́mbà kẹwogbo wọn bàbá wa lábẹ́rẹ́ bàbá wa ẹlẹ́ran lókèrè lè àwọn àgbààgbà lọ ni tí àjòkótù lọ́run náà rùn ní tí wọ́n sì wà pẹ̀lú Sheikh Adam ní ti dáadáa nífẹ́ tòdodo nítakú ti ẹ̀sìn kó tó wá di nípa àgbàbá gbé wọn lẹ́nà tàbá gbọ́ fún mọ́ níwà sí ibì kan àwọn ọ̀bá kí mọ́ ránṣẹ́ fáwọn káwọn ma wà àà ó ti kó fáwọn ìfẹ́ tẹ ní sọ́lọ́nsá nẹ́bì ní ó jẹ ẹmọ wíwẹ́ ìmìnà wáyà ìmọ̀ wálé ma wá sálámà sí ni wọ́n ṣe fáá lọ́dọ̀ tèmi o wọn mọ́tọ́dọ̀ kí wọ́n fi lọ kásì máa sọ rí ẹni tó bá ti rí kalẹ̀ báyìí òun náà láwà fún kó lè sọ tí wà náà rí tó bá dọ̀la àti kó lè jẹ́ wáàsí fún ẹlòmíì lọ́mọ jẹ́ encouragement dáadáa a ń sọ ìwọ lahu shahadatan lahu Àti ń jẹ́rìí bàbá wa ní Allahumma. Ìwọ ọlọ́wọ́ ọba ò. Inna jina sadatan lahu. Pípéjọ bá péjọ lónìí àbàwọn àgbàlagbà tí wọ́n ti péjọ láàárọ̀, àwọn ajẹ́rìí bàbá Imam Bature. La sadatan alayhi. Kìí ṣe máa fi wo òsìsí láàrin gbogbo èèyàn àtẹni máa tẹni ọmọ. Bàbá wa a máa parí alùkùránì ọlọ́run ló mọ iye tí wọ́n ti ké wọ́n a máa fẹ́ náàfílà lóru lọ́gàjọ́ lè ìta jẹ́rìí sí wọ́n azikari wọ́n awradi fi Tijaniyya wa ghayriha bàbá wa ní àwọn azikaru tí wọ́n fi rántí ọlọ́run wọ́n tún gbọ́wọ́ ti jà ní àwọn dúró tí wọ́n sí ìfàtàkùn

Gbogbo ńlá rẹ̀ ṣe kan rí táà máa wọ̀ lẹ́wù náà ni Suratul Mulk, bàbá ṣe Adam, wọ́n fi lọ Mọ́ríkàsì ni. Ọgbọ̀n Mọ́ríkàsì jọ ọmọ Suratul Mulk, ìmọ̀ sáré rí sáfúlà rọrùn. Gbogbo alágbọ́dọ̀ hà lérí. Abẹ́ẹ̀kọ́, Mọ́ríkàsì jọ bàbá wá sórí Yusuf, síbẹ̀kọ́, Mọ́ríkàsì jọ ọmọ Suratul Mulk, bàbá bí a bá ti fi súnmọ́ lọ́n pàápàá yóò nípò lọ́dọ̀ ọlọ́run yóò mà láka mọ́líkà láyé ní àyín àwọn akẹ́sọ́tò mọ́líkì náà kan délẹ̀ àbìsẹ̀ fìdáhù papọ̀ wọ́n ti ìta bàbá ìmámù àgbà ìmámù olóòlọ́rin ọmọ fẹ́ra ní ìmámù malé ìmámù gàbàrí àti bàbá ajánásí tí wọ́n jòkó se ní ìlàárọ̀ yìí alẹ́gbà àwọn ẹni ẹnu kákan lọ dára wa ní lẹ́kọ̀ọ́ náà ni kí jòkó ọmọ lọ lásán lẹ ní àwá jòkó sí àwọn síbẹ̀síbẹ̀ káké sọ́tùl mọ́líkì sọ́tùl mọ́líkì ta bá kéhun àràmánù mẹ́rin lọ́wà ń bẹ̀ ta bá débẹ̀ àràmánù tàkọ́kọ́ isi gìfàrù láti ẹnu wọn ta bá ṣe ta bá ṣe mẹ́tàlélọ́gbọ̀n gbogbo ọkọ̀ ìsìlámù lápapọ̀ bàbá wa bàtúrẹ̀ ìjẹta bàbá àgbà tó lè tàná ìjẹ ẹrin ìjẹ àrún ìjẹ ẹ̀fà ẹ́dẹ́bí jọ́tẹ̀ mi ẹ̀mà dẹ̀hùn ọwá ìkan gbogbo ojúlé ńláńlá kọ̀ọ̀kan ládùúgbò yìí bàbá àfá àgbà àdádàngbá bàbá ní kọ̀rọ̀ ni gbogbo àwọn bàbá nìkan lẹ́bẹ̀ bàbá tó bí àfá ramani bàbá ilé epo bàbá Suleiman adáwọn tó àti gbogbo àwọn àgbà tọ́tọ́ sí ká dákọ ládúgbò yìí àti tàdúgbò ẹnìkọ̀ọ̀kan wa náà àti àbàbá wa sí Kamal Adabi bàbá sí Adam Al-Alori bàbá wa ẹlẹ́ha àgbà nígbàkátà bàbá wa ẹlẹ́ha àti wa náà àti bàbá wa nẹ́fẹ̀lá tí bàbá fàgbà gbogbo orí wọn bẹ́ẹ̀ lọ gbogbo àwọn sáàdákọ dáàfi gbapò lọ́dọ̀ Ọlọ́run àti tì بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا والعزيز الكفور الذي خلق سبع سماوات طباقا وما ترى في ملك الرحمن أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله Astaghfirullah, Astaghfirullah, Astaghfirullah, Astaghfirullah, Astaghfirullah, Astaghfirullah, Astaghfirullah, Astaghfirullah, حظه الله حظه الله أن الله غفور رحيم من تغاوت من فاته البصر والتقى من بطور مرجع البصر مرتين ينقلب إليك البصر عزاء وعزور ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وفيها جميع الأذعي وهي يتفور تقال كما من الجنس كل ما ألقي فيها الرجل قال وسنتها لم يأتكم نذير قالوا فلا رجعنا نذير وغفرنا وقلنا ما نزل الله من شيء إلا جلال كبير وقالوا لو كنا نسمع ونأكل ما كنا بعذاب سعير فاعترفوا بذنبهم فسوى عذاب سعير إن الذين يخشون ربهم بذكر لهم مغفرة وأجر كبير واعزلوك ولا أرجع الدنيا وعليه ذات السرور ألا يعلم من لك وهو لطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فانصرنا بها وكلوا من سكنها إلى النشور أأمنتم في سماء يبعثكم لا يبعثا يتمون أما أمنتم في سماء يبعثكم أصبع مكرا نكيبا نذير ولقد كذب الذين من قبلهم وكان نكير وأنا لا تدعو قوم صالحين ويكون ما يزهر إلا الرحمن àsàlátù láti ríṣìn Allahumma salli ala Muhammadin wa sallim ọlọ́múlá dẹ̀rẹ̀ gbogbo ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn wòlí ọlọ́run àwọn tó ti sáájú kọjá alladhina sabaquna bil iman ọlọ́mọ akẹ́ gbogbo wọn ọba aṣọ àṣà náà bẹ́ẹ̀ gbogbo àwọn tó àdákọ náà lágbègbè nílẹ̀ yìí níbikíbi ọjọ́ kùsùlám ọlọ́mọ sàbà akẹ́ gbogbo wọn ọwá sọ̀kalẹ̀ sórí Tijani Bature ọlọ́mọ sàbà wọn اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد الفاتح لما أبرك ولا عاقل ما صلحك ما صلحك ولا عدي إلى صلاتك المستقيم وعلى آله وقبل من ذلك العظيم ọlọ́run bá ti ṣe yìí ọlọ́run bá ti ṣe yìí gbogbo àwọn ẹlẹ́ha wọn tó tẹ̀lé wọn lọ gbogbo àwọn ẹlẹ́ha tó tẹ̀lé wọn lọ wọ́n dúró gbàdínì tí wọ́n dúrà dínì lọ́wọ́ tí wọ́n dúrà dínì lọ́wọ́ gbogbo àwọn àfáwà tá dákọ̀ yìí gbogbo àfáwà tá dákọ̀ yìí Àwọn náà ti ṣáájú wọn lọ ní àbí wọ́n gbẹ̀yìn wọn lọ́lọ́mbà akẹ́ gbogbo wọn. Àtàwọn ọmọ tí wọ́n bí, àtẹni tó tẹ̀lé wọn náà jẹ̀mọ́. Wọ́n jọ kírun nú mọ́sálásì. Wọ́n jọ kírun mọ́sálásì. Wọ́n jọ sínáà papọ̀ lọ́sàn lóru. Wọ́n jọ sínáà papọ̀ lọ́sàn lóru. Lọ́kùnrin lọ́mọdé lágbà. Lọ́mọdé lágbà. Ẹni rán ti dákọ ẹ̀. Ẹni rán ti dákọ ẹ̀. Ẹni rán ti dákọ ẹ̀. Ẹni rán ti dákọ ẹ̀. Ẹni rán ti dákọ ẹ̀. Ẹni rán ti dákọ ẹ̀. Ẹni rán ti dákọ ẹ̀. Ẹni rán ti dákọ ẹ̀. Ẹni rán ti dákọ ẹ̀. Ẹni rán ti dákọ ẹ̀. Ẹni rán ti dákọ ẹ̀. Ẹni rán ti dákọ ládá tí ó tara bàbá wa bà tó rè yí kárí gbogbo àyókù. Jẹ́ kó kárí gbogbo كلمة الشهادة لا سنبه نعم إنه لكل شيء قدير بصير أمن هذا الذي هو جند لكم يرزقكم من دون الرحمن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 الجبار لا إله إلا الله لا إله إلا الخالق لا إله إلا هو العليم القدير لا إله إلا الله لا إله إلا القهار لا إله إلا الوهاب لا إله إلا الرزاق لا إله إلا الله لا إله إلا العليم لا إله إلا الولد لا إله إلا البت لا إله إلا الصد لا إله إلا الرب لا إله إلا المعز لا إله إلا المذل لا إله إلا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

ibẹ̀ ní kálukú ti wádà ní àtàrà ẹ̀ ẹni bá ní nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run tó bá mọ̀ pọ́lọ́run lè ṣe tí ìbá ipò gbẹ́mí lé kìíní kan yàrá o kọ́dà níyàn àníyàn tá sì dáhùn kọjá níyàn táyé fi dáa tọrùn fi dáa kọlọ̀wọ́ lánàá Muhammad lọ́dọ̀ ọlọ́run bá jẹ́nẹ́sì ọlọ́mbà àti sọ́ọ̀sọ́ odò ayé ńláńlá ni wọ́n ń wẹ̀ igi ayé lọ́gajù ni ọlọ́mọdé wọn orí lẹ́yìn àmín ọlọ́mọdé wọn tẹ̀rì lódò ọlọ́mọdé ẹsẹ̀ wọn yẹ̀ àmín ó wá kárí gbogbo ọmọ ilé àti gbogbo ẹmọ ẹbí tó jẹ́ nǹkan ńláńlá káàkiri o nídìí ìkéwú ni o ní o nídìí iṣẹ́ ni iṣẹ́ ìjọba ni o Ogbó ojúkọ wá ń ṣe nínú ìdílé yìí, ọlọ́mdákùn jẹ́ aníláàrí ń bẹ̀. Alá ìlà ìlàlá àti àfáwà léyìí tó jẹ́ mọ bàbá, tààjọ ń gbélé kò dájọ́ ń bẹ lákèké ọlọ́mbà sánú wọn náà. Àtàrà rẹ̀ sàdúwà fún gbogbo àwọn yòókù tó kù àtẹ́ tó kù lágbàáyín ولا إله إلا الله إن الكافرون إلا في أما عمنا يزوكون أمسك قزقه ولا جلو جلو النفور أفلا يمسي مكفى وجهي أما يمسي سوي على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع ولا فيدة قليلا ما تذكرون قل هو الذي ذهبكم إلى وإليه تسعون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوا زلزلات وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيت إن أهلكني الله ومن معي أو رحمنا فما يجير الكافرين عذاب عليهم قل هو الرحمن الله lábẹ́ àníyàn tí kálukú ọmọ dà ọlọ́run má jẹ́ kí ìsìlámù ọwọ́ dàrú mọ́ àlọ́wọ́. àmín. mú sì jẹ́ dá ìsìlámù rú. àmín. má jọ torí pé a sàyé má jẹ́ ìsìlámù ọgbàjẹ́ mọ́ àlọ́wọ́.

ọlọ́sànú gbogbo àtàwà jòkó bí a bukata wa orí wọ́n lọ́sọ pé aláyà alámọ̀nà kọlọ̀kọ̀ ọwọ́ láti ìfàlọ̀kàbí àpọ̀ ọmọ wa mọ́ bí o sì mọ̀ wá kó tó mọ́ wá o sì mọ́ tí ń ṣe wá ọmọ ń táṣe èyí tàà fẹ́ ìjọ bọ́ wọ́n àbáyé òun dà aláàmú wọ́n fi bí pawá wọ́n fi àjẹwá wọ́n fò sí tawá wọ́n fàrùn sí wá wọ́n jẹ́ sí tàá ní orí wa kó lẹ́rú wọ́n jẹ́ ó tí a mẹ́rù àwọn bàbá wa ní lọ yìí àwọn tààkù lẹ́yìn mẹ́jáde ní ọba ìyẹ́ àwọn ọmọdá náà wa láti ọ̀dọ̀ bàbá wa sẹ́wọ̀kùdùs àwọn arí kí ó àkí púpọ̀ ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀kọ́ àgbàlagbà ọ̀rọ̀ jẹ́ àrí pẹ́ akí àfáwà sábà kí náà tí àwọn lọ léjò ní ọlọ́mbà dótì wọn bàbá lọ́wọ́ tún mi bàbá wa nọmbẹ̀ ní àwọn ni wọ́n jẹ́ àgbà ní gbogbo olúfọ̀ fún gbogbo ẹ̀ tí àwájọ́ ọmọ Ìlọrin ọmọ mùsùlùmí ń bẹ̀ tí wọ́n ṣe dáadáa a ní ẹ̀ntọ́ jẹ́ ọba ọmọ Ìlọrin ń bẹ̀ àmáwọn làáfà àgbà bẹ̀ wọ́n sì jẹ́ bàbá dáa púpọ̀ ọlọ́gbọ́ ayé ń pọ́ lọ́lá ìlàhà ìlàlá gbogbo torí kọ́mọ̀bà bá àsìkò jẹ́ bàbá wa yásàrá ọ̀rọ̀ sàbà tọ́jú bàbá tọ́jú ẹ̀yìn náà ọlọ́bà dóòtì àwọn bàbá àgbà tí wọ́n pè wá lánàá pé wá káwà pàdé ànábì rọ́dọ̀ àwọn ọlọ́jà ti bọ̀tọ́ ní ọ̀dá bàbá gbogbo olúkúlá kí ogun àdúgbò lákí ọ àkí àwọn ẹ̀yà wa ìyá fàbẹ́sàrù láàrín àlọ́jọ́ ní ọlọ́mọ́sàbà kẹ́ wọn lágbóolé àtàtà lọ́hùn ọlọ́mọdàlé náà rú lánàá Muhammad lábẹ́ àníyàn bàbá mọ̀dúrò lùmọ́kẹ̀ ọ̀sẹ̀kà àbíbùláì Adam Abdullahi Alóòrì wọ́n jábùkù ọkàn wọn láíláí látorí wọn sọ́rọ̀ mọ́kẹ̀ sọ́rọ̀ àkó sọ́rọ̀ ridwan sọ́rọ̀ jamal sọ́rọ̀ kamal sọ́rọ̀ jamal sọ́rọ̀ sọ́bán bàbá sọ́rọ̀ abdullahi sọ́rọ̀ adnan sọ́rọ̀ yusuf gbogbo tí bàbá sọ́rọ̀ adam bí lọ́kùnrin kárí gbogbo àwọn obìnrin pátá ọlọ́mọdà wọn láàmú àfi wọn lọ́kàn balẹ̀ mọ́jàgbó mọ́ríkà sí ọ̀dà rú wá wọ́n láti mọ́dà lẹ́nìkọ̀ọ̀kan wárú mọ́dẹ̀dẹ̀dẹ̀ wárú ọ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 Gbogbo mọ́mìnì náà torí kọjá rí kọjá gómìnà tí tó kí ìrùn kú ìrùn. Gbogbo mọ́mìnì náà tó gbà àwẹ̀ kó àwẹ̀ gbogbo mọ́mìnà tí tó gbà àwẹ̀ kó àwẹ̀ gbogbo mọ́mìnì náà Wọ́n ò ní Gbogbo mọ́mí náà ti kàrẹ kọjá, gbogbo mọ́mí náà tàkí rúkú, gbogbo mọ́mí náà ti tàdà rẹ̀kú, gbogbo mọ́mí náà ò ní jìyà, tó bá àti lọ́rùn ò ní àrí. Bàbá Bàbá wa bá tó rẹ̀ ọtọ́jú ẹbí, ẹbí wa bà tó rẹ̀ ọtọ́jú ìlú ajú ìlú. Bàbá tó rọ̀ ní jìyà ọ̀rọ̀, bàbá dìrọ̀ ọ̀rọ̀ ní ààrẹ. المؤمنين تكيركم والمؤمنات تباركم والمؤمنين ونجيا Ìbáàdì lọ́rọ̀ ní ìràrí. Àwọn tó kù lẹ́yìn kákí ìrùnkú Àwọn tó kù lẹ́yìn ká tọ́jú ara tó kú lẹ́yìn a ò ní jìyà lọ́lọ́kùnrin ni a ò ní ààrẹ Àwọn tó kù lẹ́yìn káké oko, àwọn tó kù lẹ́yìn kágbà ẹ̀kú, àwọn tó kù lẹ́yìn a ò ní jìyà. Ẹbàdì láàrọ̀ onírarẹ̀, wọ́n tó kò lẹ́yìn òní tòṣì, bọ́bàdì láàrọ̀ onírarẹ̀, wọ́n tó kò lẹ́yìn onírẹ̀lẹ̀ lọ́lá kù lẹ́yìn àrùní ilẹ̀ lọ́lọ́mọ́ àrùní rárá. Àwọn tó kù lẹ́yìn àrùní jìyà ọrọ̀. Lọ́lọ́mọ́ àrùní rárá. Àdúrà tí a ti síwájú nìyẹn, àwọn kò gbọ́lọ̀ nǹkan sí méjì, àwọn ọ̀rọ̀kọlù àlàáfàrí. Ìfẹ́ta bàbá ní kí ń jẹ́ fún gbogbo àwọn takò lẹ́yìn lọ́mọ kí ó ẹlẹ́bí ìyẹn ni wípé bá ti máa lọ lọ́kọ̀ọ̀kan nìyẹn kọ̀sọ́gbọ́ta fẹ́ dá sí torí jọta fẹ́ kó ìgbálẹ̀jọ tá ń pè lọ́wọ́ àbí ọwọ̀ tá ń pè ní ìgbálẹ̀ lọ́dọ̀ kọ̀sọ́gbọ́ta lè dá sí ọ̀kọ̀ọ̀kan lọ́wọ́ ọ̀rọ̀ ní kọ́kọ̀ọ̀kan náà lákò jọ adárílọ́kọ̀ọ̀kan ni àwọn àmàrà tán àbíra wa lọ́mọ tí bàbá lọ́mọ sí àfẹ́kú mọ́ afẹ́ràn wa lọ́kọ láya afẹ́ràn ara wa lọ́rẹ̀ sọ́rẹ̀ afẹ́ràn wa láàfáà sọ́mọ kí ó lọ́gà sọ́mọ sẹ́ẹ́ láwọn gbádùn ara wa la gbàgbé pé adébúlógìgì ni àfẹ́ lọ́mọ́ láwọn ajẹ́ pé kí n béèrè ní tọ́píkì ọ̀rọ̀ wípé àwálá lọ yìí kí ni pín ní ń para níwàtà àfẹ́ lọ gbogbo ọ̀pálẹ̀ mọ́dà fi ní lọ nípàlùkù sáàrí kí ni wọ́n ń pa wá kí ni jẹ́ akú a rí nínú Kùránì ọ̀rọ̀ tí ń sọ wọ́n wá pé ọlọ́run ní ń pa wá nígbàtá tún rínú kùránì èyí tí ń sọ pé káà náà mọ́ para wa átẹrin náà yà kùránì nígbé màláíkà kan bẹ láyàn tí ó mọ́ pa wá orí ni àríwọ̀ lẹ́gbẹ̀ẹ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على نزلة الزمري على أني الله الله الله يتغفل الأرض فهين موتها والتي لم تمت بنامها فيوثق التي قدر عليها الموت ويرسل الأخرى إلى جل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون Ọjọ́ àwọn àfá aláwà kábẹ̀bẹ̀ mọ́ kàá pé pèpé. Ndí ọba kù sí ẹmà lọ bá ń kọ̀mplítì rẹ̀ torí ẹ̀yìn ma jẹ́ mi lọ. Àwọn wọn fún ara ọlọ́run lọ sọ wípé òun ọlọ́run lòun pa ẹ̀mí ẹ̀yìn náà mọ́ ọ̀rọ̀ ti ha tó tí ó kú yányá àṣíkú náà pé méjì èyàn a máa dákú ikú a máa dáni níjọ́ tí kú bá dé ikú dá òní bá tají adákú àtẹ̀yàn tó sùn tí ọ̀wá kú ẹ̀yàn síbẹ̀ tó padà wáyé ọlọ́run ní ṣe èyí tó tí ó tó gbójú oorun lọ ọlọ́run náà ni èyí tí ó gbójú oorun lọ tó padà jí sáyé ọlọ́run náà ni ẹni lásdẹ̀ntì tí ó tún mí láyé ní irú tèmi yìí ọlọ́run ìyá kú bẹ̀ ọlọ́run náà ni ẹni tó sì sùn lérí bẹ́ẹ̀dì jẹ́ẹ́jẹ́ tí ọkọlù kankan tó kú bẹ́ẹ̀ ọlọ́rẹ́ ni Aya ìsọ̀lọ́ ẹnu sọ́rọ̀tù Zumar. Báyọ̀ ń sí kò èèyàn tí ìkọ́dọ̀ alẹ́ ìhàlmọ́ta. Ẹlọ́rọ̀ ń bá wá kọ àkọlẹ̀ pé ikú ni ti kọ́lá tẹ́nìkan ọba ajá tí wọ́n rò sí lérí ikú sí ara tí wọ́n rò sí sàásí yóò rẹ̀ náà ni pẹ̀lú mọ̀ sí ọlọ́run. Wáyé مسمى الأخرى ẹ̀mí míì tí ò ní kú yòsílù ọlọ́run àwọn fàámú dání ìlà ajẹ́lẹ̀ mùsànmá gbígbà tí ó lò láyé gbàtí àti ìṣetán tí è tí kàn án ẹ̀nà bí dáríkàlá àyà omi ìyàtọ́bà kẹrù ọlọ́run mọ̀ dá ọ̀rọ̀ ilẹ̀ fún ogun ẹni bá manú rò kìí sọ ọlọ́pọlọ fún fíyẹ́là máa rí o torí bí ẹ̀bá kú gbà tí bàbá wa ti jẹta ìtànákú kú ha kìrọpàá bàbá Yusufu ha bí ha ọ̀nà kẹ́lẹ̀ ní hey wọ́n pè nǹkan jẹ́ ní kálukú wọ́n sá máa sọ̀sọ́kúsọ tó wọ́n fi gba àkọọ́lẹ̀ ti ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọlọ́run ní ṣiṣẹ́ bàbá yìí náà wà nígbà ìrójọ́ lórí ẹ̀ èyí lẹ́mẹ̀ fẹ́ ká mà

ẹni ọwá kú tán ọ̀sán lérí ẹ̀ ó fúyẹ́ pọ̀nù kọ́lá kò ní ìlọ́dọ̀ ọlọ́run ọ̀yá ọ̀nà ni ẹmọ dání a mọ̀ pé pèpè ni tàrùgbọ́ lọ fẹ̀tíra lójú ká tún lọ òun sọ ń bẹ̀ pé kò lè yàtàwà fákún malakul mawti allati wukila bikum Malakul mawti allati wukila bikum thumma ila rabbikum turja'un. Ọlọ́run dá fẹ́ sílẹ̀ fún wa pé wáyá, làákà ìmú ẹ̀nà ọpọlọ sí. Omi lọ́n pé aláwọ̀ yẹ́ tàwọ́ pẹ̀lẹ̀ àwọn fúnra. Ọwọ́ adé àínú sọ́tù sájídá, ọwọ́ adé kó lè tàwọ́ fákùn sọ fún wa wípé yàtàwà fákùn tí ó máa pa yín màlákùlè mọ́ tí màláìkà kú ní o alẹ́rẹ̀ o kí làbíkùn àti ìyàn sì yí ibi tó ń bá lọ ń tẹ̀lé ọlọ́ni Súnmọ́ ìlàrà bí kó ń tọrí já Èmi ọlọ́run jòkó mi mo jòkó rí òun ní ó ìmpọ́tù yí wá sọ́dọ̀ mi, òun ní ó ṣe bẹ́ẹ̀ sí dọ́dọ̀ mi, ó tún yẹ̀ lérí ara rẹ̀ ni ìbẹ̀ láti máa wádìí pé tọ̀ ẹlòmíì tó ń To mala'ika ku amawa wa kinin je malakul awa Awawa sodo awon eda kan tolon pe won alimo dabbara ti amura. Se ma yi nkan pada ninu tadbiru Olorun o bun won be. Aje wole nbe. Oso wole nbe. Ologun wole nbe. Awon kakali to wole nbe. Awon soja wole nbe. ọlọ́pàá wọlé ń bẹ̀ ayakìlá wọlé ń bẹ̀ àwọn assassin wọlé ń bẹ̀ gbogbo tí bá tẹ̀lé ní kí pé àníṣẹ́ ọ́dàrí kí a mọ̀ sọ fún ọ ó ti di màlákòlùmọ́ ti lẹ́rí ó kí làbíkò ó lè jẹ́ ìyẹn jọ míì ó lè jẹ́ bàbá ẹni ó lè jọ mẹ́ni ó lè jẹ́ ọ̀rẹ́ ni ó lè jẹ́ ìyàwó fọ́kọ ó lè jọ́kọ fún ìyàwó òun la fi rán ni òun kọ́ ló lè ṣe kò lè ṣe àwòkílà rẹ̀ ni tàbá o tafsiru wòkílà wòkílà àyàn ní wàkílù ni òun gangan kọ́ ló fẹ́ sí agbára òsí fún wòkílà píkùn àyàn tí ọ ni àwa òun kọ́ yẹn rẹ̀ Ọ̀rẹ́ mú kó bí afọkàn sí lè mọ́ jẹ́ bẹ́ẹ̀ kọjá pé àárẹ̀ ni ni ó ṣe dédé okú olúwa rẹ̀ níbi sísì jẹ tẹ́nìkan fún ní poison níbi sísì mú níbi àìmọ̀ wọn ara níbi àṣejù àṣesá ó lè jẹ́ pé níbi ìdààmú ààrẹ ní ó ṣiṣẹ́ kò sinmi àwọn godọ́dù kan bẹnú àádọ́ àwọn onímímọ̀ nípa elmon nafsi àwọn sístẹ̀mù ara bí kọ̀mpútà ti ní sístẹ̀mù kí àwọn ánsẹ̀ tí wá tó ní àwọn sístẹ̀mù nínú tẹ́kítọ̀ ọba ti tẹ̀kan sí tọ́ bá ti kan tẹ̀ sí kan yọ pàwó nọ́mbà rẹ̀ bọ̀ ọba ti fẹ́ sẹ́fù nọ́mbà tọ́ bá ti lọ tẹ ibi tó ti ní kó close ẹ̀ kó tó kó dìlítì ẹ̀ yóò dìlítì gbogbo ọkọ̀ tí mẹ́mẹ́ àti nọ́mbà ti mẹ́mẹ́ mm-hmm. bẹ́ẹ̀ ara èèyàn ti rí ara èèyàn ni wọ́n wò tí wọ́n fi ṣe handset bọ́ bá jẹ nǹkan tí ó yẹ kó jẹ tọ́ bá ṣàìsùn lásìkò tó yẹ kó sùn tọ bá ti kọjá agbára rẹ ó dìlítì àwọn àlàáfíà kan nínú ara rẹ ẹ̀jẹ̀ ò ní lọ dédé omi ò ní lọ déédé làkìámù ó ti bẹ̀dé tí ò fásà sí mẹ́ tí ò fásà sí mẹ́ páráńgbájẹ́ kan oṣó kan àwọn kan mẹ́ta bìlífù èyí nì nípa wípé ẹ̀kọ́ ayé làwọn àti ànàzàríyà science làwọn jòkó tì tó jẹ́ pé wọ́n mójútó bí wá jẹ́ ìgbàpápára àkọ́kọ́ ń bẹ wọ́n àgbé gbogbo agbára fún ìkọ̀kọ̀ wọ́n tẹ̀lé òfin àlàáfíà malakul mọ́tí lẹ́bí wo kílà bí kùn a máa jẹ́ látara àṣìjẹ́ tí yẹn jẹ a máa jẹ́ látara àṣìmú tí torí pé màlákùn lè mọ́ ti ta màsí àsàrá ìlú mọ́pọ̀ lẹ́nu bàbá olúkúrú nígbà wọ́n ti tọ̀sílì ìjọkan nígbà ìjọ tó lọ fẹ́ tẹ̀ níṣẹ́ gbogbo àmàláíkà lọ́yẹ̀ gbà iṣẹ́ ilẹ̀ máa lọ pààyàn àwọn olè pọ̀ máa dáma ẹnu ọ̀sọ̀ àwọn pe màláíkà kan wọ́n tó pè kan wọ́n tó pè kan ọlọ́run olè ṣe bóyá àkọsẹ́ fún mi ni wọ́n pàṣàrá ìlú nítò mo nídìí nǹkan kan kí wọ́n jí wọn dákọ̀ mi ah, ọlọ́run ó bọ̀ láti nítorí bẹ́ẹ̀ bí èèyàn lọ kú ní ìwọ̀n ní gómìnà láàkà kú lọ́pàá wọ́n láìkẹ́ lọ́pàá wọ́n lálàkẹ́ lọ́pàá ìyẹ́ lọ́pàá ọkọ rẹ̀ lọ́pàá àbúrò rẹ̀ lọ́pàá nítorí bíbò àti títàtàrà ìlú ti tọrọ ربكم ترجعون ó di méjì ẹ fi yí kún tẹ̀kan ọlọ́run lóhun ni ọlọ́run tó ní màláíkà kú ni ó di mélòó ẹlẹ́kẹta ọlọ́run tó wọ́n sọ pé látàkìtìmú àwọn òzakó ẹ gbọ́dọ̀ para yí o Ẹ̀sì gbọ́dọ̀ pa ẹ̀mí kan tí ìbá ti pé nídìí kẹ lùpa. ìyẹn ni pé àánà tó lè lùyàn pa ó tó yóò dá fún akáwàdó tún èèyàn sì lè parẹ̀ na mẹ́rin ní ìlànà lọ́wọ́ Ọlọ́run na sọmọ orin pé látún ló kó bí àìdí ikú ilẹ̀ tààlùkà. Ẹ má fọ́ ara yín A já sí wípé ààrì ikú tọ́tọ̀dọ̀ Ọlọ́run ọmọ bá ṣára. Ààrì ikú tọ́tọ̀dọ̀ ẹ̀dá kan wá. ẹ̀dá ilé ìjẹ́ èèyàn lè jẹ́ màláíkà àwọn àárí kú tọ́ sí pé àtọ́ọ́fà ni àfọwọ́fà ni ọjọ́ mẹ́ta tọ́lá rí bẹ́ ìdàmú wá dé níbo ní ká wá gbágbára sínú mẹ́tẹ̀ẹ̀ta níbo ní ká dọ̀rọ̀ padà sí èwo ló kọ́mọ̀ jù kí ń ṣẹlẹ̀ jù kí wọ́n kó dàmú bá yí mọ́ nì di kèfèrí ọsọ múmì ní di bùtùlú ọsọ wá ká máa sáré kọjá ọ̀dọ̀ ọlọ́run tí wọ́n ń padà ń já sí bọ́lọ̀ ti fẹ́ pé ó já sí torí fún ara ọlọ́gbé iná lèmọ́ta lẹ́dí tafirú na mínú bá iná صراط الذين تفرون منه فإنه ملاكيقا دمت ربنا إلى أهل الكيف والشهادة فينبئكم بما كنتم تعملون Ọwájẹ́ ń darí wọ́n kàrí pé Sọlọ́run ní ń pa wá ni, àbíkú ní ń pa wá. àbẹ́dá ní ń tara ni kò kúkú yé wá sí àbáwà làǹsà tó fà tàbí kàdára ẹ jẹ́ ká ronú o ká má bà sí wí o ẹjẹ́ jẹ́ ká ronú o ká má bà sí sọ Sọ́lá orí pàá ni àbíkú ní pàá. Àbáwọ́lá sátọ́bà àbíta àbàbí. Ọlọ́run ní ń pa wá ni, àbíkú ní ń pa wá, àbẹ́dá ní ń pa wá ni, kò kúkú yé wá àbíkà dára. Ẹ jẹ́ ká ronú ká má bàá sí wí o, ẹ jẹ́ ká ronú ká máa ń bá ti sọ. Àbẹ́ta ní pàwà ní kòkúkú ẹwà sí, àbára làzátọ́bà àbíkà tàbí ẹ̀jẹ̀ káàrẹ̀ lọ kàmà bá sí rí. kọjá lórí agbẹ́rin òpó mẹ́tẹ̀ẹ̀ta sí mẹ́rin ìdálélẹ̀ ṣọ́lá ní ń pa wá ní aláwọ̀ tàwà fẹ́l àǹfúsà àbí ikú ní ń pa wá kúlíyà tàwà fún akúnmọ́lá kúlímọ̀ọ̀tì àbẹ́dà ní ń pa wá tọ́rọ̀ wípé wàlá àtúrikú bí àìdí kún ilẹ̀ tàálùkà káwọn pa mẹ́tẹ̀ ìtapọ̀ àbí mẹ́rẹ̀ẹ̀rin àbí kádàrá ní kákúkú pè é àwọn jẹ́ fèsì wípé ẹgbẹ́ pé ti kú ni òjíṣẹ́ nikú nikú tó jẹ́ pé tẹ́dà ni ẹ̀dá kan ò lè ṣe lè ṣe ó jẹ́ pé tàtọ́fà ìyẹn jẹ́ sáàbàbí àbí ẹkúrú jẹ́ àpà wọn pọ̀ sábẹ́ káàdàrá o ẹkúrú jẹ́ àpà wọn pọ̀ sábẹ́ káàdàrá Tó bá jọ pé tẹ̀dá ni tẹ̀dá kan ò lè ṣe. Tó bá jọ pé tàtọ́ bá ìyẹn jẹ́ sábàbí Ètò mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sábẹ́ kádàrá. Ètò mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sábẹ́ kádàrá. Wọ́n á dá lórí ìbéèrè, kò tún á dá ọkà ìsìta fílẹ̀ kan náà. Sọ́lọ́run ní ń pàwà ní àbíkú ní ń pàwà. Àbẹ́dá ní ń pàwà ní kòkúkú yé sí. Àbáwàlànsá tó fà fa zàbàbí. Àbáwàlànsá tó fà àbí kàdàrá. Àbáwàlànsá tó fà àbí kàdàrá. Ẹ jẹ́ ká rònú jinlẹ̀ ká má bá sí wí. Ẹ jẹ́ ká rònú jinlẹ̀ ká má bá sí wí. Torí ọmọ ọlọ́mọ ṣe lóhun Àkùnrin ni ìyálé rẹ̀ ti bú lánàá, ìyálé rẹ̀ bú ń jẹta. Ta bá sì ti gbéṣẹ́ Ọlọ́run fún ẹ̀dà Ọlọ́run yóò dùn Ọlọ́run. Iṣẹ́ tí mo ṣe lẹ́gbẹ́ lómi, gẹ́gẹ́ bí ó ṣe dùn ún, kọ́lọ̀ fún alówó kó fún alọ́láká máa lọ kọ́lẹ̀ fóòsà ló ṣe. Yóò dùn mọ́nà, gbà, ní tí mo fún ọ̀hán lọ forí Ẹni tí ọmọ ọmọ ẹ̀sẹ̀ táà kó rọ́nu lé pé ìyá nìyá náà ni, òun sì burú tẹ́lẹ̀ ìyá òun lè bínú ti ẹ̀ jẹ́jẹ́ ní bínú ẹ̀ lọ́lọ́lọ́ rẹ̀ ṣe dédé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ èèyàn ní ẹranko ní kú kan ní kí ẹ̀dá tí ń bẹ́ntò sí ọmọ ti bẹ̀ sí lọ́hun kó sì mọ́ ti bẹ̀ sẹ́ lọ́hun tó o bàbá gbọ́gbẹ́ nìkan kú sáà ní kú mọ́tẹ́lẹ̀ ní nǹkan kan náà tó bá ṣe pé tí ó gbẹ́ni kọ̀ọ̀kan ló yàtọ̀tọ̀ ni ẹlòmí mọ́tò ní ọpa ẹlòmí omi gbóná ni ẹlòmí omi tútù ni ẹlòmí atẹ́gùn ni yóò ṣe déédé màlákùlì mọ́tì lẹ́rí wò kí làfihì agola fún lókùn yìí ní ọta ń lo ago olókùn tó kún náà ni okùn lọ́lọ́wọ́ fún agbóná ṣiṣẹ́ dìgbàta ní kò ṣe dáa ẹ̀rẹ́ ìlàájẹ̀lẹ́ mùsẹ́mà ọlọ́dún mẹ́wàá ológun ọdún mo bèèrè kí ní èjì bàbá 105 ọgọ́rùn kàtí márùn-ún ọdún ni wọ́n lù láyé ẹ̀rí báyìí ṣé wọn lálà lúlù lójú orun rí ṣé wọn báyà fa wàhálà rí wọn oríṣòro ebi rí wọn oríṣòro owó wọn oríṣòro ìyàwó rí wọn oríṣòro ìjà rí ọlọ́run lọ́mọ́ nítọ̀ wọn débẹ̀ hun àbí wọ́n sógun ẹbí kò sógun ará kò sógun ìyówó gbogbo ẹ̀ lọ́wà ibi ọlọ́mbá lẹ́yìn ọba ìjàngbà àti ìjàngbà ayédé tí èsinmi ọtánánù nì inú kí èyàn kú sínú ìjàngbà àbí kó kú sínú ìjàngbà ìjàngbà láàfẹsẹ̀ kó ìgbọ́nà oko oko làwọn àwáfí àwá sí pé bá dàgbà sóko bí a bá àwọn ìtàkùn náà ń pè ní ìjàngbà èyí ó fẹsẹ̀ bínú jádànù yóò kò ní dálú ẹ̀ tó tí ìdíbi tí ń lọ àmìyàn ọkàn jẹgbẹ́nú ayé ẹ̀ ọwọ́ kú ìjẹgbẹ̀n òun lè ju ìjẹgbẹ́ lọ òṣè fẹsẹ̀ kó tẹ̀mítẹ̀mí tara lé èkó tó bá ṣe fẹ́ tẹ̀dá Tó bá jẹ pé ti kú ni Gbogbo Gbogbo papọ̀ sábẹ́ Gbogbo mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ káàdàrá. Gbogbo wa ló pọ̀jù nínú ikú ọ̀hún. lọ́dọ̀ àwọn àwọn annabi ọlọ́run àtàwọn áktọ̀ ayé àwọn ṣe nǹkan ṣe nǹkan láyé àwọn èé dúró de káwọn fọ́ọ̀rọ̀ ríkú àwọn ọ̀lẹ́ èèyàn ní máa tọrọ fọ́ọ̀rọ̀ ríkú ẹ̀gbọ́ àwọn fẹ́ káwọn jàkú ni àwọn ẹni ọlọ́run àtàwọn ẹni èṣù ní ìnáà èèyàn jẹ́

alájọ àwọn síyàr ìtàn àwọn àtàwàríkì àwọn ẹni ọlọ́run tó kọjá wọ́n kò tí làfí ìsàbílì láì ni wọ́n bá sáwọn ládàtà wọn láàkí wọn sáwọn lásàsí èyí tó ṣe tó máa lọ ẹ̀ṣẹ́ wà kò lọ́rùn àwọn lọ́wọ́ bọ́ sọ́wọ́ ẹni tó kìí gbọ́gbọ́ ní táwọn fẹ́ lẹ́nu tẹ́lẹ̀ nígbé káwọn ọpọ́ sálìkì àmà gédégbé kọmọ́sẹ̀ẹ́sẹ̀ lọ́rùn àmáwọn alẹ́ alùmọ̀lẹ́m̀bẹ̀ àfẹ́rò ìlú eh ọlọ́fẹ́jẹ́ ọta láàké tátàrà bẹ́ẹ̀ kùlìyàtàwà fẹ́kùn mẹ́lẹ̀kọ́ imọ́ tìlẹ́dì ìhùkílẹ́bìkùn Súnmọ́ ìlà rẹ̀ bí kó ń torí jẹun. Ọlọ́run ní gbogbo ọ̀dọ́ lápadà sí o, ká

nínú ọmọ ogun ọlọ́run làwọn pásítọ̀ wà nínú ọmọ ogun ọlọ́run làwọn ológun wà èyí iṣẹ́ tọ́lọ̀wọ̀n bá ara wọn táwọn náà bá dé di ẹ̀ wọ́n tún tó bá mọ̀ nǹkan yóò pé àwọn ògbọ̀dọ̀ sọ ilé yóò yíwọ́ àwọn náà sọ pé lè yóò yíwọ́ tó bá jẹ́ pé tẹ̀dá ní tẹ̀dá kan ò lè ṣe àwọn náà lákàá Tó bá jẹ pé tàfẹ́fà ìyẹ́ jẹ́ sáàbàbí. Àtọ́fà gan-an gbé alágbájá tó máa ń fa yóò máa yí ọlọ́wọ́. In tẹ́lòmí dánwò ọ̀rọ̀ tẹ́lòmí tó dálkì á máa jọ kejì. Ẹlòmí sọ rú ẹ̀ ọgbọ̀n ọdún sẹ̀tún sí tún ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ tiẹ̀ bẹ́lẹ̀mí bá dẹ́rọ ẹ̀rọ ọjọ́ náà ní ṣúbà ọwọ́ ẹgbẹ́ta tó fà ní ẹlòmí ń fà á ikú sáfún ni ẹlòmí lóun fẹ́ kú ó bínú jáde lé ọwọ́ jáde sẹ́nu mọ́tò lógìdì òun kú lẹ́lẹ́ fi tí ń débi sí báyìí kí mọ́tò ọ̀tẹ̀ mọ́lẹ̀ lọ ní kí wọ́n ẹsẹ̀ driver tẹ́búrẹ́kì kò tí lọ okùn tí ó láyé búrẹ́kì ọ̀tún mú mọ́tò ẹ̀rọ̀rẹ́ kó wọ́n ti bínú yọ lọ́wọ́ ní kúkè tí ìyá ọkà náà tó tún yí sí látàrí ọ̀sán papọ̀ ti tọ́ ní lọ, wọ́n tó dá wákà ní ìrí pé ẹ̀ẹ̀kín lọ́rún gígíní wákà ń rí mọ́jọ́ ikú bá pé mọ́jọ́ igun bá pé igun akú igun akú mọ́jọ́ ẹ̀dá bá pé ẹ̀dá akú kọmọ sí ikú tí ó pẹ̀lẹ́ dùmọ̀ mọ́jọ́ mi ò pé ikú ní ìmú mi lọ ìbájá ìgbé bá pé ẹ̀dá bá pé ẹ̀dá kú, kò máa sí ikú fi pẹ̀lẹ́ máa sáré bájọ́ ní òpó ikú ní mọ́mẹ́lá bájọ́ òpó ikú ní mọ́mẹ́lá bájọ́ òpó ikú ní mọ́mẹ́lá bájọ́ òpó ikú ní mọ́mẹ́lá bájọ́ òpó ikú ní mọ́mẹ́lá ìdíkẹ́ sí díkẹ́ yìí ẹ̀kọ́ṣẹ́ lẹ́kọ̀ọ́ ó sì ti parí ẹlúdé tí ó gbà lẹ́nu ògbó ẹ̀mí ẹ̀ ní pé bàbá àwọn ó ti wà ní àlàáfíà àmìlẹ́tẹ̀ mọ́rùt yóò kú àwọn dókítà náà sọ wípé bàbá ìbí ti ń bá lọ yìí èmi lé ńgbà tí ọkùnrin ó ti lú òwúdé kọbádé ní wọ́n sọ pé ó ti àwọn dókítà bá sọ pé bàbá yìí ẹkú ọ̀rọ̀ bàbá o àwọn kẹ̀kẹ́ táwọn lò fún bàbá yìí ń gbádùn bọ̀ dédé àgbádùn báwọn àwọn ti tọ́jú gbogbo nǹkan òkú kalẹ̀ ti kọjá àríjì kìíní àwọn máa dàmú ẹfún lábẹ́rẹ́ ọba sanwó abẹ́rẹ́ fún bàbá ní ọba wà ìtọ́tọ́ lágbà nínú abẹ́rẹ́ kú ní ọba sá fún bàbá lálẹ́ àná ọ dáwọ̀ yìí kí àwọn dókítà ọmọ wá gbé òkú tó kejì ìwọ́n bá bàbá ti yẹn náfìlà Ọjọ́ ìwà ò

ó ti jẹ́ àbálò ohun tó rí tí ó láwọn fún oní nọ́nà ẹ̀fún lọ́wọ́ bẹ̀ sí jà pẹ̀lú dókítà tó mọ́ bú kọfẹ́ pa bá rẹ̀ in tí pani tí rán ní dárkì á mọ̀ wọn fún bàbá lọ́nà rò rọ́jọ́ wa ò pé ikú ní mọ̀ wá lọ rọ́jọ́ wa ò pé ikú ní mọ̀ wá lọ ẹ close sáfta yìí ń bá wọn ikú tí wá ṣẹlẹ̀ ní sí bàbá ti kú alẹ́dínà yàtọ̀wọ̀ fáwọn mọ̀lẹ̀ تتوفى تتوفاهم الملائكة ظالمي أنفسها أنفسهم الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم أوكي هذا علينا الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا <laughs> السلام ما كنا نعمل من سوء بلاء بلى إن الله عليم بما كنتم تعملون وما جهنم خالدين فيها ولبيس مثوى المتكبرين قيل للذين اتقوا ماذا ربكم قالوا مدار الآخرة غير ولني مدار المتقين عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك نجز كذلك يجزي الله المتقين

ìdáná Àwọn kan kú kan dáadáa, àwọn kan ní kú dáadáa, ọ̀rọ̀ kú lásọ tán àti bí ó ṣe wá, àti tó bí ọ̀bá tí tó kò ní wá, kó ràmọ́ sàtọ́fà bí ìbá tí ìyá kò ní aláhàpọ̀. Ọlọ́lọ́mọ yóò rẹ̀

àwọn tó yẹ bá wá kú orí arínú àdísì pé àwọn tí ó bá kú dáadáa àmàlàíkà kan wà àwọn tí ó bá ní kú dáadáa àmàlàíkà kan wà náà lẹ́kàrí Abdullahi ọmọ wọn sọ pé ọdún àyà yìí, àyà alladhina tatawaffahum ظالمي أنفسهم ظالمي أنفسهم أبيون لدينك Ìdá ẹ́tún bí al'abdù ìmọ̀mínú. Tí ẹrú ẹrú ọlọ́run bá fẹ́ kú bí ti bàbá ìmámù àná yìí. Àrùsọ́rọ̀ àzọ̀rọ̀jọ́ ilé ìmọ̀lẹ̀kẹ́ ní. Ọlọ́run mọ̀lẹ́ríkà méjì sí ẹrú ọlọ́run wárí tí ń kírun tí ń gbáwẹ̀ tí ń ṣàìsùn tí ń ka Kùránì tí ń tẹ́bí ṣe tí ń ṣe dáadáa. wà á sàlá ilẹ̀ ibi tó bá tẹ́ mìíràn lè jẹ́ náà ìmàláíkà mi ẹrú mi nu ojú àti mú kú láyé ọmọ fi wọn wọ́n wà ní kan mú túfà nǹkan àdídùn Wọ́n máa sọ fún pé, Ọkùnrò jí ayyátò annàfsù ìmọ̀tíma iná. Ẹgbẹ́ ọlọ́run ti yẹn lẹ́bílà tí ń kí wọn ń sáré ní kò sáré ní o, àwọn ẹgbẹ́ àgbé èso ndé wọ́n wà náà sí. Wọ́n máa fi pè sí pìlìtì ẹ̀mí ẹ̀ tí yẹn bá gbọ́rún tùràrí ẹni bá kúnnà àdúrà púpọ̀ tùràrí olódá mẹ́ ẹ̀dàkùnbó tùràrí tí ń rùn ẹ̀dàkùnbó tí ń wá gẹ́gẹ́ bẹ́mi tí ń wá kí lójú ayé bẹ́ẹ̀ náà ni ó máa bọ̀ wá nínú ara rẹ̀ bọ̀ kó nù wàhálà, kó nù fìtínà, kóònù ebi kóònù àìsùn máa bọ̀ wá sọ́dọ̀ ìsinmi èké ọlọ́run àánú ọlọ́run wàrá pòkè àárín kìrọ́dín ọlọ́run rẹ̀ ti yọ́nú sí ẹmà bọ̀ fàtàkàlójúká ti yàtìrí miskin yọ́ àjáde nú ara mùsùlùmí tí ń sin lọ́run gẹ́gẹ́

ọkùnrin ni obìnrin ni òun kàrò pé òun lálàá ni gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ́ máa lálàá pé òun fò lọ ní lọlẹ̀ ríun ṣe máa lọ́nu yóò dé sánmà àmàláìkọ́ máa wẹ́lkọ́mù ẹ̀ pé mọ́mì ní tààrà ábìdí máa wọlẹ̀ olùsílọ́ máa wọlẹ̀. wọ́n ná sí máa tó ń tọ́ yìí bá fàlẹ́ àtẹ́mọ́rù tó gbé màláíkà tó mójútó yọ welcome well màláíkà tí ń kọ fáìlì àwẹ̀ tí ń iye màláíkà la ilaha illallah màláíkà subhanallah tó salatu tó ṣe wọ́n ti dẹ̀dá wọ́n iṣẹ́ rẹ̀ tó ṣe ní máa wólẹ̀ máa rọra. Àtá yóò ta àbí ẹ̀rọ Wọ́n wà mọ́ títí lọ́dọ̀ ọlọ́wọ́ bá jọ kí ayé pé o oh, èrò ẹrù rẹ̀ ló dé yìí o. Bátà jùlọ làwú. Ẹ̀mí ni yóò sùjádà fọlọ́n bí tí sùjádà láyé tẹ́lẹ̀. Èyí tí èyí bá kírun láyé mo lójú wá sùjádà, wọ́n àti èkì láyé. Súnmà yùkọ́lù lè Mikael. Aláwọ̀ àfẹ́ pé ìwọ Mikael tó ń bẹ ní tí ó tó ń bẹ ní kí a àmójútó ẹ̀mí. Ìsìlámù bí á bí Ọmọ ọgbọ̀ ọmọ jẹ́ ó dòdìdì máa jẹ́ déjú mọ́lá. Fàjálẹ̀ àmàràn fún sí ìmọ́ mi ní. Ọpapọ̀ máa mọ̀ mi ní àwọn ilé ọlọ́run tí wọ́n ti dọ́run tẹ́lẹ̀. Fọ́nmà yóò mọ́rù fàyọ́ sáàálẹ̀ ìkọ̀bùra oòrùn sábùn ìrìnà ti rá ààrùn. Àwọn apá aláṣẹ pé àwọn èèyàn àwá ti sin bàbá bàtúwé ìmọ́mù àná ti sin àti sin wọ́n ta mọ́júkú. Àwọn alẹ́ ìmọ̀láíkà ẹ lọ fọ́ sàárè rẹ̀. Ibi Wàyó bèbò fi ìrù wárọ̀ ẹ̀há. Oòrùn kamkamu láti ilé àlìjẹ́nà yọ máa wá já kamkamu náà sàárè rẹ̀ bí ó ti máa ń sọ bí ti máa ṣe álù àti máa fi tó àti máa fi lọ́fíndà tẹ́lẹ̀. Fàyíkàdà máa wù ṣe yóò mẹ́rin àwọn aṣúra tí èsẹ pé ìgèdè nìkan lọ́wọ́ sí rí tí ọmọ kéwú tí ọmọ Kùránì. Gàtọ́ ọ̀nà rúrú

tẹ́gbẹ́ ọkẹ́kẹ́ àkẹrẹ ọ̀rọ̀ gbọ́lókò láyé àwọn mọ́mí ní tí sin láwọn ni ọlọ́run ni ẹ̀dà mọ́lẹ̀bó sàárè rẹ̀ gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ oòrùn kí gbogbo ọmọ tàn kọmọ́ sókùn rárá tó lẹ́ni rẹ̀ ni ọlọ́mọ́sà síbẹ̀ fún wa bàbá wa iná ọlọ́mọ́sà síbẹ̀ fún wọn Àwọn jí o.

Wàrísálà kìtí àtà mí kìtà in. Wọ́n rà ní kọ́ lọ mú èkísà, èkísà tí ń ràn bí òórùn gbẹ, èkísà lè pò. Àwọn ẹ̀ka àwọn ogbé dání. Àntánù mi kò lè náti ní. Òórùn burúkú ní ọmọ já kámúkámú ń bẹ̀ gẹ́gẹ́ bí òórùn dáadáa ti ń já kámúkámú bí ti mú mẹ̀ ní. Wà á ṣàrò mi ń kọ ilé káṣí tí ma dáfẹ́ ákúnlẹ̀ láàrin ọkọ láyà tí ń da mọ́sálásí rú tí ń dẹbí rú tí ń dàdúgbò rú tí ń tọ́ ẹgbẹ́ gbogbo èèyàn bẹ̀rù ọgbẹ́ àìmọ́dọ̀dọ̀ ìyá wọn ẹmọ́dọ̀dọ̀ bàbá wọn inú èèyàn fẹ́jọ́ tí ó bá òun wà kó dání wọ́n àfi pàdé mú rẹ̀. báyò kọ́ ló àìyàtò wọn látún àbífà. àwọn ẹ̀ẹ́kà fún wọn máa pẹ̀pẹ̀ ìwé ẹ̀mí burúkú yìí ń ba ayé jẹ́ ẹ̀mí tí ń bà rán jẹ́ tí ń bà lújẹ́ Wàrá bókè àrùn kí gàdìbá. Àwọn ti bínú sí ọkú ń bẹ́ tó ṣe tó. Ọlọ́wà rí ìwàsán. Àrẹ́mì lọ́sọ́ àdísù sàáhì tọ̀ ẹlákùn àti rí àdísì tẹni rí àrí àdísì tẹni ibi ewó ni wọ́n ń ṣe èwo lè mí ṣe mọ́wí sókè mí sínú ara rẹ̀ kò sì dáhùn ń bó lọ bá o ń bó lọ bá tẹbí bàbá rẹ̀ jẹ́dé ń bó lọ bá tẹbí ìyá rẹ̀ dé ìlà àbá kúrò sí mọ̀nàlì kí rẹ̀ tó gbé dání mo lọ bá dé nìsí láàrin

Àwọn tí iṣẹ́ màláìkà kú bá ká iṣẹ́ ibi mọ́ lọ́wọ́. Fáìkọ́rọ̀ sálàmà. Ògìgì ni wọ́n máa dá sálàmà bolẹ̀ ní ọba ti rí màláìkà. Gbá ìkírùn ìgbàwẹ́ ìgbàtẹ́ káàyàn má di ìsásùn kí ń jí ọbẹ̀. Ìkírùn àwọn màláìkà kíkà tí máa ń kà lójú oorun ní ọ̀wọ̀ àkà jáde sáyé ẹ̀rẹ́ lọ́tọ́ ni lọ́tọ́ ni nígbàtálà bí kú mọ́mọ́ pẹ́ ẹ̀rẹ́ lọ́ bínú àti tààrídé náà ẹjẹ́ ń wí àti tààrẹ̀mú àti tàkànkẹ́ yọ́ kàkú ni Gbogbo ń tí ń ṣe láburú ní ọmọ ọkà. Bàlá iná àlè tẹ́lẹ̀ ọlọ́run ti mọ́. Fàdìkùlú àbúbá bàjá lẹ́mà àbí ìrìnàjò Fàlẹ́bí tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ tí kú bá dé bá wọn rabbukum. Àríkí ọlọ́run màláìkà òun gbogbo tó ní ká ní kò ṣe nǹkan bí ẹni bá ní ká ń gbé ìpẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìjọ títí tí ń sin lọ́run dáadáa màláíkọ̀ ní ẹ̀ tẹ́tẹ̀ nàzọ́lọ́ aléhìn mọ́lẹ̀ màláíkà. ìjọ́ tí màláíkà lọ́wọ́ ní máa wọ́n ti ń sọ̀rẹ́ ara wọn tẹ́lẹ̀ Ọlọ́run ṣe fún wọn. Ní ìdí náà sálò fi àbí ìtùlé àádọ́. Ẹ̀dà kan yọ́ máa dá fún náà lójú àti lẹ́yìn. Wọ́lọ̀dà rólẹ̀ kí láti kàìrún. Kí a máa dá ju ayé yìí lọ jẹ́ àmójútó kí a máa káṣẹ́ sí ọ̀rọ̀ kalẹ̀. Wọ́lá ni mẹ́dà rólẹ̀ mọ́ tẹ́kí. Wọ́n dá fún gbogbo àwọn tó bá tẹ́bí Eh, bàtúrẹ̀ tó kù kó sì dá fún gbogbo àwọn tó ti lọ ọwájọ́ dá fáwa náà Tàjírí ilé ìtàtí ẹ̀rọ ẹ̀rọ ọmọ arákiri máa dùn gbádùn. Láwọn fi ààrẹ ìrọ̀ṣẹ́ ọ̀rọ̀ ìrìn. Láfẹ́ láti fún wọn tó yọ́ náà ti ti wà láti. Tàbí alíkà jíze àwọn ìmọ̀

àwọn kan bá yí jẹ́ bàtúrò ìtayé ṣe bàtúrò ọ̀bá yí jẹ́ àwọn kan táyé ṣe àwọn kan bá yí jẹ́ kan táyé ṣe àwọn kan bá yí jẹ́ láyé ṣe ṣọ̀mbí kò ń báyé jẹ́ fáyé jẹ́ somebody ń táyé ṣe o ṣe some people ń báyé jẹ́ o ọlọ́run yá wa ó táyé ṣe ọlọ́run má jẹ́ àgbáyé eh, jẹ́ somebody ń táyé ṣe some people ń báyé jẹ́ somebody ń táyé ṣe some báyé jẹ́

Ọlọ́run tó dá iṣẹ́ tó dá ipò gbódò yìí. Alájára ọ̀tá ẹ̀ṣẹ́. Ọlọ́run tó dá ìgbódò yìí. Máa jàdá ẹjọ́. Àwọn ẹlẹ́jẹ́ ní gbogbo dáadáa. Ẹgbùn dorí yẹn rẹ̀ bàbá. Bẹ́ẹ̀ tẹrẹ ni ọlọ́run ti ṣe, bẹ́ẹ̀ tẹrẹ ọlọ́run ti ṣe náà. Bí ìbá ṣe ń tọ́lọ torí mo rí àdíjì kan ilọ́dọ̀ annabi Muhammad wọ́n ni gbogbo sán gbogbo jẹmá jòkó wá iwájú annabi ìjọ kan wà khatta khattan murabba'an Al-Abdillah ibn Mas'ud radiyallahu anhu àìsù kọ́ قبلنا رسول الله صلى الله عليه وسلم خلصا مربعا Àlẹ́bí mú rẹ̀ gẹ́ ọfí ọfí ọwọ́ lálẹ̀ báyìí tí olùkọ́ àgbàlà náà sístẹ̀mù kan tó lọ nínú sístẹ̀mù tẹ́rbíà ká fẹnu sọ̀rọ̀ ká má fọwọ́ sí ká wá fọwọ́ sọ̀rọ̀ nítorí kóńtọ̀ ń lè gbàgbọ́ yé tó gbàgbé ń ta fẹnu sọ kò ní gbàgbé ń ta fọwọ́ yàwùn ìwọ́n ni ó lè kọ́ àwọn ní ẹ̀kọ́ àmà ṣe bẹ́ẹ̀ bá rí àwọn àdísì mi wọ́n ni wọ́n sọ àwọn àdísù mùsálísàl lẹ́ ń torú ẹ̀ nínú mùsálà ilmul hadis àdísì tá náà bá sọ tó wá act tó fi accent sọ tó act ń bẹ̀ tó fi accent ṣe wọ́n ni sọ qala sallallahu alaihi wasallam gbà tí ń bọ́rọ̀ náà lọ fa qama min ó túnmọ̀ pọ́rọ̀ ọ̀hún sí kíni ọ̀kààlà Ànábì jí wà lọ́wọ́ àbíkọ́mọ̀ sọ̀rọ̀ gbogbo ayé annas kàní hasbà rasulullah sallallahu alaihi wasallam ra'sahu annabi ọgbọ̀n rí báyìí ó fi sọ̀rọ̀ ikpe ọ̀rọ̀ yi ń kọ́ ọ pàtàkì wa la mẹ́rin báyìí Ọ̀pọ̀ tí wọ́n tẹ́tẹ̀ àti hátà àárín wọ́n la ìlàmẹ́rin pẹ́ ọ́ tó wọ́n làkásí àárín rẹ̀ ọ̀làkásí àárín. Wàkátọ̀ àríjá mínà àti hátà. Ó tó wọ́n la ìlàkásẹ́gbẹ́ ẹ̀yìn ọgbà. Èyí tó jẹ́ fọ́ àngùn tẹ́rí ìlà tí ń bẹ láàrin fún àngò yẹn tó wá ń àwọn ìlà kéèkéèké sẹ́gbẹ̀ẹ́ ọ̀kan tí ń bẹ láàrin ìlà kéèkéèké báyìí tó tún là ọlà sẹ́gbẹ̀ẹ́ ọ̀kan tó dú láàrin nínú ọgbà Àrí ń bẹ láàrin fọ́ àgùyẹ ọmọ Ádámà rèé o ìwọ àtèmi lànàbí ń wí ohun. Wàhálà àjálù mẹ́rin tó ń bí i. Ẹ̀rí ilẹ̀ elérúgún mẹ́rin àjálù ọjọ́ kú ẹnu nì, mọ̀hí tó ń bí i àti fìrọgbàdì, Òun sì ń bẹ láàrin tí ọmọ ṣeré kí tí ọmọ ṣeré pa kí bí ó sùn bí ó jìrì bí ó fò bí ó bẹ́ni bí ó ṣe rẹ bí ó ṣe bí ni nínú ọgbà lọ́wà. Wà á bàrẹ̀ ní ìpínlẹ̀ wàtá ti ó wà lè ẹ̀ǹsáà. Àtọ́lá táàrin lọ máa dámà ìwọ àtẹ̀mí ní wí ohun àtọ̀run náà tí ò sí bí lẹ́nì. Wà á bí ìkù tútù rúdù iná àmì ni àzá. Lẹ́ni àzòrò ha. Àzá. Ẹ̀rọ àwọn àlàkékèké tí mẹ láàrin òródò àwọn àjálù, àrélù, àdánwò, àmìwò, ànùbá àti àẹ́ àtàgbákò tọ́mọ èèyàn kà láyé nù tí ẹ̀rí ìgbà tó dé láàrin báyìí wọ́n wá fà kan sẹ́gbẹ̀ wọ́n fà báyìí wọ́n fà báyìí wọ́n fà báyìí wọ́n fà báyìí wọ́n fà gbogbo tọ́mọ èèyàn fi rí gbà àti tí ó fi rí gbà láyé nù nínú ọgbà ni wọ́n jọ wà nínú ọgbà ni wọ́n jọ wà ọgbà ilérigun mẹ́rin tó ti yé nísìn iná káàmì ni ààzà ẹ̀rí ilé ìgbéyà nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ nì nígbà tí wọ́n sọ kí ìwò tí wọ́n fún mi mo lè yíyẹ̀ta ìyẹ́mìlẹ̀ yọ́ fẹ́ tọ́ọ̀bá yìí àgbákò ìyálé ó sì fẹ́ ìkà tìyàwó tọ́ọ̀bá yìí àdáwò tọmọ ó sì fẹ́ ìkà tòbí tọ́ọ̀bá yìí àdáwò tòbí ó sì fẹ́ ìkà tẹ́bí tọ́ọ̀bá yìí àdáwò tọmọ ó fẹ́ ìkà tọ̀rẹ́ yọ́ àlú ayé ò ní wàhálà kò fẹ́lẹ̀ alájìlọ́sọ Wàlàkátò lè kárìjù ìlà tí ń bẹ́ ń ta lọ́run ó wà láàmálù tọ̀ àfọkànsí tọ́wọ́ ní tẹnu ẹ̀gbọ́ ẹ̀yìn ọgbà lọ́wọ́ ẹ̀yìn ikú lọ́wọ́ amọ̀lẹ̀ yẹ́ tí nǹkan tẹ́lẹ̀ ikú Mọ̀fẹ́ dà, mọ̀fẹ́ dà, mọ̀fẹ́ dà, mọ̀fẹ́ dà, èyí tí máa dà mọ́ ẹni tí ò ní jí ó dúpẹ́ ń tóhun ti dà. Olúmbẹ̀lẹ́ ẹ̀yìn ọgbà, ẹ̀yìn ọgbà láàmà wá tàfàtí, láàmà sáàrí rẹ̀, láàmà lé, láàmà lé. Bàbá ìmọ̀ ọlọ́run tó sún ìdẹ́wẹ̀ kò ní yọ ṣubú láàmìnà. Ẹ ti rí nǹkan ṣe ẹjọ́kó ẹjọ́kó ẹ ti rí nǹkan ṣe okùn bẹ́bí òṣè ní dàrú wọn lọ́wọ́. Orúrí jẹmọ́ òṣè ní dàrú, okùn bí ilé òṣè ní dàrú, ọlọ́run ọba yín ṣe, ọlọ́run ọba yín ṣe. Látọ̀rí bàbá ìmọ̀ ọ̀nà wọ́n náà tọ́ jẹ́ nǹkan lé ọmọ ẹ̀gbẹ́ mọ́ tó ọmọ àbúrò mọ́, tó ọmọ àfáà rẹ̀ mọ́ mo nìkan lọ́wọ́ kọ lóòrò ni mo nìkan lọ́wọ́ jẹ mínísà lẹ́yìn ni ọ̀ fẹ́kẹ́lò mi ọ̀jẹ mọ́ ni ọ bá ti ṣẹ̀ṣẹ̀ kú sọ́lọ́wọ́ gbé kú lẹ́yìn ìwọ́n nìkan lọ́wọ́ kọ jẹ mẹ́gà yí jẹ kíní ni